lèmọ́nà lọ́wọ́ ọ̀rọ̀ àṣájú. Thank you. àti gbogbo ẹ̀lẹ́bí pàtàkìwọ ọ̀rẹ́kùnwà àjọ̀tí justice ọ̀rẹ́ tó fi ọdún ẹ̀rù nígbàtà ní kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ọ̀pàlọ́wù fẹ́ràn ní láìlọ ọ̀rẹ́ iṣẹ́ tí àwọn ọ̀bá wọn káàkiri òfin aláàrẹ̀ wá ìkòkò tó tó wá pẹ̀kú rẹ̀. Ó ti jẹ́ gbọ́dọ̀ ló ń fẹ́ káàmà wá lórí àkàrẹ̀kọ́ àwọn bàbá wa lóòwò ọdún lánàá púpọ̀. Nígbà tí àwọn bàbá tààdà, ẹ̀lọ́wọ́ àárẹ̀ àti wọ́n máa ń rẹ̀ ẹ̀rọ. Ó wà tọ́lọ mẹ́rin àwọn àpapọ̀ ilẹ̀

Gbogbo wá sọ wáyé ti lọ́nà láti àdàbì àti gbogbo àwọn bàbá aláṣùgbàdúnà bàbá wa títà àti ilẹ̀ ìwọ̀lá àmà. Ẹnu ní wọ́n ti mú ìrìn bàbá lórúkọ ọlọ́run tí bàbá wa fi láàrín àpàlúlò. Díẹ̀ nífẹ́ àti ìtọ́kàkàn wá, táwọn náà ń pàá ẹgbà lè sàdúrà tí wọ́n fi ṣe ìgbòrú wọ́n tó fi ìjọ́rì ومن البشر ومن جميع بلدان العالم الإسلامي إلى هذا المقام الأكبر احتفالا وذكرى لمولد الرسول صلى الله عليه وسلم سبق مولانا الشيخ محمد الجامع مولانا أرحبكم بهذا الذكر العظيم وهذا الذكر يكون دعاء لجميع موالي المسلمين الذين حضروا والذين حضروا والذين يحضرون والذين تركوا هذا المصائب. فيما بذكره أهلي ìrẹ́ òfin tí gbogbo ń Wọ́n ní yàrá àti ìlọ́rẹ̀ ẹ̀dá mi. Wọ́n ní yàrá فلا تجيات الله على يديه بهم برسول الله إلى الآن والأطهار فنيته لا لكن المحكم فطول أسراته نبيته مريد gbogbo àwọn ìrẹ́ ọ̀pá ní òkú àdúgbò àwọn ẹ̀yà Ẹ̀ẹ́ká àwọn tó gẹ́ àlà, àwọn ọmọ tí àwọn tá a pàtàkì àti ilé ìrìn, àtàwọn mùrí àti mùrí náà, ẹ̀ẹ́ká àwọn ọjọ́ wọn, ọlọ́lẹ́ra àti fún wa lóṣìṣẹ́ fún àbájọ́jú wọn àti lẹ́yìn wọn, ẹ̀ẹ́ká àwọn ọjọ́ wọn ti kù sí. Ẹgbẹ́ bàbá ní pàtàkì lójú ayé wọn, àgbàjá òfin kò yí, kí èdè pàtàkì òfin ti báàrì, gbogbo àjàlá ọ̀pọ̀lọpọ̀ wá lápá bàbá. Àwọn tí wọ́n tó wọn mẹ́rà lọ́kẹ̀kọ̀ sáà. Ayéwọlé náà ti wọn àwọn ọ̀sàmúlù mọ́lá. Ìwà mú lé kéré ìlú ọlọ́run mú mọ̀ sí. Ìyẹ́ lé òkú ìfẹ́ Ọlọ́run yìí ti rẹ̀ jẹ́ pé ọlọ́run yìí ti gbẹ̀ tó. Allahu Akbar. Ọgbọ̀n ilẹ̀ ọmọ oòrùn. Ìgbàjẹ́ ẹ̀sùn àti ìgbìyànjú ẹgbẹ̀wà tó sí sí mú. Wọ́n á ti ọlọ́run bá tẹ̀ òní ọlọ́wọ́ látẹ̀sán ọmọ òní ọlọ́wọ́ látẹ̀sán ẹbí ẹ̀rọ ojú sí ẹ̀rọ ìrírí. Láàárẹ̀ yìí, a ti fa ẹ̀bí ọmọ ti láàrín, a ti fa àrá ọmọ àdáyìn, ní aláwọ̀ ọlọ́wọ́ fún ẹkọ láti rí ẹ̀rọ òṣèré ọlọ́run. Káàdì ìpàdà wáyé tó kéèkì pọ̀, ọlọ́run tó lẹ́kọ̀ọ́ láti ṣe àwọn ìlú láti ẹ̀jẹ̀ sára. Àlèrí ní àrẹ́mẹ̀nù وتسمحن قلوبهم بذكر الله على بذكر الله تسمحن القلوب الذين آمنوا وعملوا الصالحات تؤذي لهم الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله الشعب في جميع القاعدة الشعب المبين فما أصدره أي وجه قوله ومن في المجامعة المسلمين في يوم الحرم الكريم يوم

خبر محمد كان بلاله خبر أول عبده خبر قال وضلاء عليه خبر أول بالأهلبي خبر بلاها خبر زميني خبر نفسه خبر هو بعض الأيام أعلم ذكري من خبر شيء كما ترى أعلم الله في يوم الله في يوم الله في يوم الله وقال أقول يا حلمة الله الله الله أهل الجنة إذا قلت لا يوقع لك الأمر ولا تنبوه ولا تنبوه ولا تنبوه ولا تنبوه عن المؤمن قلت المؤمن المركز قلت الله بسم الله أحبه كمان عن الله وقال بلنا وقال الله إليك tí ó jẹ́ kí ọlọ́wọ́ ààrẹ ọlọ́wọ́ ní pẹ̀lú ìrìn. Mo fi tí mo lọ́rọ̀ lọ́wọ́ Suleiman lọ́wọ́ Suleiman èyí lẹ jẹ́ àyè àwọn àwọn ìmọ̀ àwọn ẹni ọlọ́run ni wọ́n máa jẹ ilé wọn wọ́n máa tó àjọmọdé àwọn lọ́wọ́ á ní ẹ̀yìn tí ilẹ̀ ti ìgbé inú ní wọlé lẹ́lẹ́ àdúgbò mi ti lẹ́ Àwọn ọmọ ìgbàlọ́ ara àwọn ọmọ ìgbàlọ́ الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله نزل الله باسم الصفات وصفات الاسم نزل الله بنور الذات وغير النور بنور الحقيقة وحقيقة النور ولذاك إليه وبيه الذات وإلى هذه السهول وسهول الذات أن تبارك في هذا الحق وأن تبارك كما فيه والحرارات وأن نحول الحياة الملالة طريقة الشيخ الملالة وحالة الأمات وإخواته وإخوانه وجميع قصة يا ملك يا رحمة الرحيم يا رحمة العالمين كيان يقول الله عن سيدي أدنو إنما كمان كيان يقولون في هذه الأمور Thank you. Assalamu ala al-nabi